Let's open our Bible. Ẹ jẹ́ ká sí Bíbélì wa. Proverbs chapter twenty-two, ìwé òwe orí kejìléní ogún. We're starting a series today in our happy home section Sam, I want to ten. Àwọn ètò ìdánilẹ́kọ̀ọ́ kan láwọn bẹ̀rẹ̀ lónìí ní to the ìdílé aláyọ̀ wa on the school of parenting nípa ilé ìwé ṣíṣe ìṣe COP. Proverbs 26, ìwé òwe oríkejìlérí ogún ẹsẹ̀ kẹfà. It says, train up a child. Ó ní sọ ọmọdé. In the way he should go. Lé ọ̀nà tí yóò tọ̀. And when he is old. Nígbà tí ó sì dàgbà tán. He will not depart from it. Kì kúrò ní inú rẹ̀. Train up a child. Sọ ọmọdé in the way he should go. Ní ọ̀nà tí yóò tọ̀. And when he is old, nígbà tí ó ti dàgbà tán, he will not depart from it. Kì yóò kúrò ní inú rẹ̀. There are institutions. Àwọn ìgbékalẹ̀ wà. There are organizations. Àwọn ẹgbẹ́ wà. There are churches. Àwọn ìjọ wà bákan náà. Who do not do any evangelism. Tí wọ́n fi ṣe iṣẹ́ ìdí ìrírí kankan no evangelist. She said, "Me, and yet, síbẹ̀ destructive are full. Àwọn ìjọ náà know, máa ń Why? She kí ni ìdí Because they put in their children at a young age. Nítorí pé ní ìgbà kan wà ní ọmọ ọwọ́ ni wọ́n ti fi àwọn ọmọ wọn síbẹ̀. They push them into it spoon them with it, indoctrinate them with it. Wá fi wọ́n sí inú rẹ̀, wọ́n sì kọ́ wọn ní ẹ̀kọ́ tó tilẹ̀ nípa ìjọ náà. So God dey start on them quite early. Rí pé wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú wọn kíákíá ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wọn. They have a ready-made supply. Wọ́n wá ní ọ̀pọ̀lọpọ̀ ìpèsè. You never find this organization is doing evangelism. They don't do evangelism, they just keep sending more people in the Irú àwọn àkójọpọ̀ ẹgbẹ́ tẹ̀ ẹ̀ lè rí kọ́ máa lọ káàkiri òkú ọ̀nà ń ṣiṣẹ́ ìrere. Ìbọn kó tó máa ń ṣẹlẹ̀ pé láti kékeré ni wọ́n ti ń kọ́ ọmọ wọn. There is a very terrible anxiety situation facing us now. Ikọ̀ kan wà tó ń dojúkọ wá nísinsìnyí tó sì burú jáì and it's very terrible. Ó sì burú gidigidi. The other day we called a meeting. Ní ìgbà kan rí a ṣe ìpàdé teenage children, àwọn ọ̀dọ́ langba, what they say, àwọn nǹkan tí ó ti ẹnu wọn jáde about their parents nípa àwọn òbí wọn, what they say, ohun tí wọ́n sọ about their home nípa ìdílé wọn. For the first time, fún ìgbà àkọ́kọ́, I left a meeting having headache. Mo fi ìpàdé kan sílẹ̀ sí òun torí fífọ́ ni. What those little ones were saying. Òun náà tí àwọn kan kéékèèké wọ̀nyí sọ. There were fathers àwọn bàbá ń ó wẹ̀ síbi with daughter tí wọ́n bá àwọn ọmọ wọn obìnrin ní àṣepọ̀. There were children àwọn ọmọ ìwà pẹ̀lú who watch their fathers bringing in strange women tí wọ́n máa ń rí ìtàkùn àwọn tí wọ́n kó obìnrin àjèjì wọ inú ilé wa. I know many of those children in our village churches their parents are not Christian. ẹ̀sùn wa mọ̀ púpọ̀ nínú àwọn ọ̀dọ́ lankawa tó wà ní ìjọ wa yìí wọn ò bí wọn kàn kí ṣe kìtẹ́lì. many of many of them yẹn púpọ̀ nínú wọn ni wọn kì í ṣe. bàtí kò fáwọn wà christian wọ́n tún bí àwọn díẹ̀ nínú wọn tó jẹ́ kìtẹ́lì yìí. there are children àwọn ọmọ wọn who need to cry and cry before mommy and daddy stop fighting. Ó yẹ kán sunkún gidigidi títí bàbá àti àwọn ló fi dẹ́kun ìjà jíjà lè tún lọ sórí ọ̀sùn wò. Wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ìtàn tó ń bani nínú ẹ̀kọ́ wọn sílẹ̀ wẹ̀sìn nípa ojú wọn ń rí. Some were even contemplating suicide. Oh, no! kan ń dàárò fún àwọn òpè ní ara wọn. What kind of family is this? Irú ẹbí wo ni ọmọ wà ní? This is why we keep saying. Ibi is a ti máa There are no delinquent children. Pé kò sí àwọn ọmọ tó máa There are only delinquent parents. I will be. ń sì wà wò nìkan ti tó lára. It seems as if many people think. Èló dẹ̀dẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ a máa rò That marriage is basically sex and cooking Say say ìgbéyàwó ó wà fún ìbálòpọ̀ àti dípọ̀ oúnjẹ nìkan and they have no clue what to do with the children. Wọ́n wá ní òye ohun tó kéré jù tí wọ́n lè ṣe fún àwọn ọmọ. Whereas all these principles are in the Bible. Wàyí gbogbo àwọn ìlànà wọ̀nyí ó wà ní inú Bíbélì. Why you get them today? Nígbà tẹ̀ bá dé ilé lónìí, those are children down. Àwọn ọmọ yìí wọ̀nyí ẹ pè wọ́n jókòó and show them the scripture. Kẹ́sì fi ìwé mímọ́ hàn wọ́n. Bàtí sọ wípé. Honour your father and your mother. Pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ for two reasons. àwọn ìdí méjì so that it can be well put tí ó lè dára fún ọ and that you will live long. Ìwọ kò sì pẹ́ lórí ilẹ̀ ayé. Meaning that people don't honor your father and your parents. Èyí tó túmọ̀ sí pé tó bá pọ̀ tó pọ̀ fún bàbá àti ìyá àwọn òbí rẹ̀. A Bible curse. Ègún tó ti inú bíbélì kan wà. A godly curse. Ègún bí ti ọlọ́run kan wà. Ègún tó ń takọ̀. It will not be well with you. Bẹ́ẹ̀ni yóò dára fún ọ. And that will not be long. Àgbẹ̀ ò lè pẹ́ láyé. So if you if you want it to be well with you. Òdìgbà tó bá ń fẹ́ pé kó dára fún ọ. And you want to live long. O fẹ́ pẹ́ láyé. Then you need to honor your father. Ní bàbá ìwé láti fọ̀ fún bàbá àti ìyá rẹ̀. This is a very serious matter. Pàtàkì ni ọ̀rọ̀ eléyìí. One of the most horrible things I've ever had as a pastor kan ní nǹkan tó burú jáì tí mo ti gbọ́ gẹ́gẹ́ bí olùsọ́ àgùntàn ṣe máa ń búkẹ́ mẹ́ta. ó ní ọkùnrin kan tó wá sí ìtòsí sọkún is kind bitterly. ó sọkún kíkorò gidigidi. and he said he had been he had the Ghana must go bag. pé ó ní àpò ńlá kan tá a pè ní Ghana must go lọ́wọ́ filled with money tó kún fún owó. he said man of God ó ní ìrántí ọlọ́run take this money. ẹ̀ta owó yìí is a seed. irúpè ni pray for me. Ẹ fún mi. That I can sleep and have good dreams. Ó lè ṣe é ṣe fún láti sùn kejì lánàá dáadáa. So because anytime you sleep, they are they will pursue him, they will Afraid to sleep? tó sùn. Ó sọ pé nígbà tí pàtó wọn bá sùn, lòun máa lé òkiri lójú àlá. Ẹ tó wọ́n ṣe èsì. Wọ́n ti bí lọ ní àbọ̀dì kan náà sùn. Ọlọ́wọ́ yẹ ọlọ́run yà ń turu ní ṣùgbọ́n kò sí ohun tó lè sùn just like the gratitude drama we watch now. Bí eré orí ìtàgé ta wò nípa ọkùnrin tó pẹ́ ta olówó rẹ̀ adúrú kàmáfò kò lè asọ́dọ̀kẹ́ mo ní ó dá let's pray ẹ jẹ́ ká gbàdúrà we close our eyes. Father in the name of Jesus. ní orúkọ Jésù? The Lord said stop. Olúwa ń dúró. Ask to why mother. Béèrè lọ́wọ́ rẹ̀ pé níbo ni ìyá rẹ̀ wà? Bàtà in Jesus name. Lédè orúkọ Jésù. Sísà. Ó ní alága. Where is mommy? Where is your mom? Níbo ni màmá yín wà? It looked as if it was dead ṣe ló tàbí pé ó ti tì nígbà fúrò lọ́kàn náà ló kàn tàbí ohun tó wà ní ìrìn yìí fúrò ló ti di pé ó ti wà ní ìrìn at my door bẹ́ẹ̀ ló ti ń wo ẹnu ọ̀nà mi and the lift was taken lift was by the spirit bẹ́ẹ̀ ló ti ń pọ̀. sir excuse me. mo ní mo tọrọ gáfọ́nà ayọ̀ rà lára ní balẹ̀. ayé òkè. yóò sí nǹkan tó ń ṣe owó òdì. sir excuse me sir mo tọrọ gáfárà àlà. ayé ìṣirò ẹ sáà lọ ti sin àmì human being. ṣé ìwọ̀n yìí ni tàbí ẹ̀mí ni yìí ni ká ṣe wọn. wọ́n ti do àgbà pẹ̀sẹ̀. ìdí rẹ̀ tẹ́sí pé èrò bí rẹ̀ bá ń fàdí pẹ̀sẹ̀. ẹ̀yẹ ká it was my turn so now almost fall down when he said èmi ló wá kàn tó tẹ̀ ṣe náà bẹ́ẹ̀ tó kùsì níbi mo jókòó sí nígbà tó yà killed his own mother for money. pé òun ti pa ìyá tó bí òun lọ́mọ ìtòrí owó. and that the bones were somewhere under one baby. pé àwọn egungun yẹn wà nídìí kan láti ilé kan. You kill your own mother. Ó pa ìyá rẹ̀ because of money. Nítorí owó. What do you want to do with such money? Kí ló fẹ́ ṣe orú owó bẹ́ẹ̀ ṣe? And then you say you are not sleeping. Ó wá sọ pé òru oorun. Afẹ́fà, wọ́n ní alága. Ìyàgbé ọ̀tàkẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní o. You are just a baby. Please, just take it. I don't want any see. Don't take your money. Don't give me the money so that your mother will be run after me now. Don't take your money. That's a terrible situation. Of children who don't respect anybody. Children who have no idea what it means to follow something that is a constituted authority. Àwọn ọmọdé jẹ́ pé wọn ò tiẹ̀ mọ̀ rárá wọn ò ní òye láti máa tẹ̀lé àwọn ìlànà àti àwọn ìgbékalẹ̀ kan. In our day, ní ìgbà àtúnṣe wa. When teachers walk into our classroom, nígbà tí àwọn olùkọ́ bá wọ inú kíláàsì kẹ́kọ̀ọ́ wa. We are afraid. Ẹ̀rọ a máa fà wá. Good morning sir. Ẹ káàárọ̀ àlà. And we remain there. Bẹ́ẹ̀ láti wà ní ìnà lórí fẹ́. Students sit down. Àwọn ẹ̀yà kẹ́kọ̀ọ́ ẹ̀jókòó. And if in the course of his teaching, the Bible says, nígbà tó ń kọ́ all of a sudden, ló ti kù. Ṣé fẹ́ẹ́m pẹ̀lú mọ́? Ṣé fẹ́ẹ́m àwọn náà sọ pé àpẹ̀lú more." nobody dare talk again. Ṣẹ̀lẹ̀ kan fi yèrè láti tún sọ ọkọ̀ mọ́. After that time. Lẹ́yìn tó bá ti pè é lé. Nowadays teachers come into the classroom who are afraid. Nígbà tí wa báwo olùkọ́ bá wá sí kíláàsì wa ẹ̀rọ á máa bà wá. These days. Ọlọ́jọ́ òní teachers enter classroom scared. Ẹ̀rọ agbọ́n á máa pa àwọn olùkọ́ tó bá ń wọ inú kíláàsì lọ. They don't know whether they will throw something at them. Torí wọn ò mọ̀ bóyá ọmọ kíláàsì á fún wọn lókòó I was in a school where students went into the principal of it, they tie the principal, to his kíá mo wà ní iléèwé kan nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wọ ọ́fíìsì ọ̀gá iléèwé lọ wọ́n sì tu ọ̀gá iléèwé ìwọ́n tó máa ga The high principal tó yìí kíá. wọ́n tu ọ̀gá iléèwé tí ṣe principal wọ́n tó máa ga and the asking to be the repeating what he said in the morning. wọ́n wá lọ kó máa tún gbólóhùn tó sọ ní òwúrọ̀ kó máa tó sọ. what kind of thing is this? irú kí la lè pè é lẹ́yìn. the situation is now very very bad. ipò tá à ń sọ yìí ó wá ti burú gidigidi. primary school children are caught in the toilet having sex. àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ á rí and wealthy generation. Ó wá ti dàbí ti ayé ti ajá àti ti ìkòkò báyìí. Spirit of the dog which is the spirit of sex is all just all over the place. here. This is all ẹ̀mí oh, what happened káàkiri ní ìsinsìnyí. There are now children robbers, children smokers, children heavy smokers. Àwọn adigunjalè ọ̀rọ̀ ọmọ kékeré wà adigunjalè tó mọ tí tó mu sìgá wà. Drug addicted children. Àwọn ọmọ kéékèèké tó to pé ègún olóró ó ti ti bára fún. Very rude children. Àwọn ọmọ tó ń to fún ẹnikẹ́ni. That is serious problem. Ìṣòro ńlá ló wà ní ìlú. says that in the happy home. Ẹlẹ́ ló wá túmọ̀ pé ní ìdílé aláwọ̀. Apart from talking about husband and wife. Yàtọ̀ pé à ń sọ̀rọ̀ nípa bàbá àti ìyá. Wọ́n sọ ní pípẹ́ a little bit about parenting. Ó yẹ ká máa sọ bí èèyàn ti dé òbí rẹ̀. The Bible says in Proverbs twenty two. Bíbélì sọ fún wa nínú ní òwe oníkèdèlélí ogún ẹsẹ̀ kẹfà. First, they call that word train. Gbólóhùn àpè ní kọ́ yìí is a big problem there. Òun ni ìṣòro ńlá tó wà ní ìbẹ̀. Train. Call You may say you are training, but you are not training. Ẹ sọ pé ẹ kọ́ ọmọdé tàbí ẹ ò ṣùgbọ́n ẹ kọ́. Nítòótọ́. But you cannot give what you yourself don't have. Ṣùgbọ́n o tẹ́ ò ní ẹ ò lè wíìlì. You that you don't read your Bible, you want to teach your child to read your Bible. Right? tẹ́ ẹ̀ You that you don't pray, you want to teach your child to pray. Àṣìṣe àpọ̀jù. Ẹ̀yin You that you don't have love. Ẹ̀yin tẹ́ ò You are very very sensitive. Bí òbí ẹ mọ You want to train the child to love it, not possible. you don't have it. Ẹ wá fẹ́ You don't have it. Ẹ ò ní. It's a difference between two ṣe woman and training child ní two different things. ìyàtọ̀ wà láàrin títọ́ obìnrin ìbálòpọ̀ àti títí ìfún atọ́ ọmọdé. àwọn ilé yunifásitì campus. ní àgbègbè fásitì kan ni mo wà. invited as a preacher. tí wọ́n pè mí láti wá wàá sọ̀rọ̀ lọ to young people. sí àwọn ọ̀dọ́. and I have a question. bẹ́ẹ̀ mo wá sí ìbéèrè. so all the girls that please stand up. Onígbò pẹ̀lú ọ̀dọ́ tó ń tẹ̀wà níbi ìbàyẹ̀ ẹ̀dìdì dúró. Get up. Mo bá dìde dúró any any of you ẹni yóò tó wà ní yìí. who want to marry a husband. ó ń fẹ́ láti fẹ́ ọkọ. like your father. bí bàbá yín ti dà ẹ̀jókòó. only one person. ènìyàn kan péré lójókòó. padà. The rest of those days don't want to marry anybody like their father. Meaning that their fathers are not mentors àwọn ọ̀dọ́bìnrin tó kù wò fẹ́ sẹ́yìn tó tàbí bàbá wọn ètò tí mo ti bàbá wọn kì í ṣe àwòkọ́ṣe rere. na ṣe sí wọ́n máa ń dùn. nítorí pé wọ́n rí ọkùnrin náà ṣe never wish to marry the husband. ọ̀wá ìfẹ́ láti fẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀. and some of the boys too. àwọn ọ̀dọ́kùnrin tó wà níbẹ̀ bákan náà. they have gotten used to women being beaten in their person. Ó ti mọ wọn lára, wọ́n máa rí kí wọ́n lu obìnrin lóṣooṣù. So when they get married now. Òrèrè náà nígbà tá a bá wá di pé òun náà wá láya nílé. beating the woman again. Òun náà wá bẹ̀rẹ̀ sí lu obìnrin. I know women staring at me this morning. Mo mọ̀ pé àwọn obìnrin kan wò dé báyìí bí ìwòrò yìí. They beat you until you faint. Ṣé ni wọ́n nà tí o fi dákú? They poured water on your head you woke up. Ṣé ni wọ́n dá mi lé olórí kò balẹ̀ jí dìde? You ran to your parents house. O sá lọ sí ilé àwọn òbí rẹ. Your parents house. Don't worry, that is how it is sometimes in the husband's house. Don't jam be beating again. <laughs> Ọ̀rọ̀ òbí rẹ̀ ti ṣe. Má kọ̀ mí nù, kó ṣe máa ń ṣe bí ẹ bá wà nílé ọkọ nìyẹn. So you go back there. Pápá ìwọ náà tó padà sílé ọkọ rẹ̀. Wọ́n tún lò ó. Àṣìlè máa ń beating it. It was beating his wife because the woman was wounded and fainted. Mo ti rí ọkùnrin yẹ kó lu so rẹ̀ tóbi tó fi tó fi ta lọ́gbẹ́ tó fi ṣèṣe. Carry the woman to put the woman in the car to the hospital. Drop the woman to the hospital itself. Fúnra ara rẹ̀ ó tó pé obìnrin ó pè sínú ọkọ̀ ó ti pè lọ sí ilé ìwòsàn. And they had a little daughter watching all that. Wọ́n sì ní ọmọdébìnrin tó So jókòó síbẹ̀ tó ń wò wọ́n. Mommy been beaten to nonsense. Pé wọ́n lu the yard, sí ètò àyẹ̀ and driven to the hospital. Wọ́n sì wá gbé lọ and pray. Mo gbàdúrà. That may the Lord forgive all the parents who have failed God. Èsì Ọlọ́run kó dáríji gbogbo òbí tó ti ṣe Ọlọ́run. And may the Lord empower parents now to take up their roles to do godly parenting in the name of Jesus. And for all those who have not been saved. Àtàwọn òbí tí wọ́n ti ṣe àmì. May the Lord help them in the name of Jesus. Ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́. Turn up a child in the way it should go. Tọ́ ọmọ ní ọ̀nà tó yẹ kí ó rìn when it's old. Nígbà tó bá dàgbà. Will not depart from it. Èyí ò kúrò nínú rẹ̀. If you don't pray. Ọ̀tọ̀ bá kọ̀ tó kọ. Others will pray. Àwọn ẹlòmíràn ó bọ̀ ọkọ. And then you won't be able to stand on anything. Nípa báyìí o lè fèsì dúró lórí ogún mọ́. Unless you understand the principles of parenting, you will make a mess of it. Àfi tí ìlànà tẹ́lẹ̀ wọn ṣe é ti òbí bá yí ọ, ó bá kó rẹ̀ jẹ́ What is parenting all about? Kí la lè pèlè ṣíṣe ìṣe òbí? Parenting is a calling. Ìṣe òbí yìí ìpè ló jẹ́. It's a calling, a call to serve God. Ìpè láti sin Ọlọ́run òun ni ló jẹ́. By helping him to preserve the next generation. Nípa ríràn án lọ́wọ́ láti dá ìran tó kàn sí. It's a calling. Pè to help God raise children of attitude. Láti ran Ọlọ́run lọ́wọ́ láti sí àwọn ọmọ dìde. Who will who will populate the kingdom of God and depopulate the kingdom of the devil? Ní wọ́n jẹ́ sí àwọn tó wà ní ìjọba Ọlọ́run kọ́ pọ̀ sí sí àwọn tó wà ní ìjọba ìjọba dínkù ní iye. I'm praying one prayer. Àdúrà kan ni mò ń gbà. That none of us shall fail God in this service in the name of Jesus. Let that amen roar like thunder. Parenting is also a privilege. Ṣíṣe ìṣe òbí àǹfààní ni bákan náà a privilege to be able to be a father or a mother. Àǹfààní ló jẹ́ láti jẹ́ bàbá tàbí ìyá fún ọmọ. I should not take that privilege for granted. You have to make use of that privilege and affect your next generation for God. Ẹ̀yà wá lo àǹfààní tẹ̀ ní láti sí òbí yìí kó lè ní Parenting is a responsibility. Láti sí òbí ojúṣe ni. God expects accountability on your path. Ìrètí Ọlọ́run ni pé kẹ wá jí ìfún òun nípa mi. You are certainly going to give an account of your stewardship to God. Láì ní àlè ẹ̀ wá sọ bẹ́ẹ̀ ṣe ṣe ṣe àkùkù ilẹ̀ fún Ọlọ́run. Parenting ṣíṣe ìṣe òbí will soon be over. Láìpẹ́ yóò tó pin the real work of parenting will stop as soon as that child gets married. Iṣẹ́ ṣíṣe ìṣe òbí yóò dópin nítorí tí ọmọ yìí bá ṣe ìgbéyàwó. So we need to work fast, we need to work hard. Torí náà láti ṣe kíákíá and be And if we don't affect them when they are children, we are not likely to affect them later. Ṣé that's bá we need. ní ìpariri lára wọn nígbà tó ń wà léwe? Ṣé o lè ní ìpariri lára wọn nígbà tó Parenting is like farming. Ṣíṣe ìṣe òbí ó dàbí ìṣe àgbẹ̀. A good farmer will tell you that weeding is a continuous process. Àgbẹ̀ tó dára máa sọ pé ríroko mọ́ oúnjẹ pè é, oúnjẹ máa ṣe láti ìgbà So likewise, helping children to grow better character and moving the bad ones one a continuous one until they are able to stand on their feet. Àwọn ríro ọmọ lọ́wọ́ láti ní ìwà rere, oúnjẹ máa ṣe láti ìgbà dé ìgbà ni tí wọ́n fi lè dádúró fún ara wọn. Parenting is a joint work. Ṣíṣe ìṣe òbí, tì wọ́n sí. to combine their efforts to raise the children. Àti ọkọ àti aya ni wọ́n ti tì wọ́n sọ̀kan láti pín àwọn ọmọ rẹ̀ ró. Parenting cannot be delegated. If e parenting is a delegated work from God. You can't delegate it under. You can't delegate whatever has delegated to oh, you already. Oh, Nobody can help you raise your children. Good teachers cannot. Lesson teachers cannot. Sunday school teachers cannot olùkọ́ nílé ẹ̀kọ́ tó ti ní o lè ṣe. Pírísà kàmá. Ọmọ oníwàásù gan o lè ṣe. Ìṣẹ́díìsì. Ojúṣe rẹ ni. So don't make it another person's responsibility. Ìrìn ẹ má sọ ojúṣe àwọn ẹlòmíràn. But parenting is very rewarding. Bọ́lá tó máa ṣe iṣẹ́ òbí o tó lérè ni. If you do it well, you will enjoy the labour in life and you will not regret it. Ṣé bá ṣe dáradára kó ti tó àti kó ti ẹ ó ti rìn láyé ẹ̀ ò kábàámọ̀ rẹ̀. It is an everyday work. Ó jẹ́ iṣẹ́ tí èèyàn ń ṣe ní ojú. You cannot go and live from it. Nínú eléyìí ẹ ò lè lọ fún ìṣ There is no vacation. You cannot say you are too tired of performing your role. Yeah, Parenting needs divine intervention. You will be only with You cannot win alone. You cannot win the battle without God's help. You are going to Have faith in God. and you Ask God to put His spirit in children. Parenting needs prayer tòbí ó nílò àdúrà. the greatest weapon in your hand is actually prayer. ohun èlò ìjà tó tóbi tó tóbi lágbàdo lọ́wọ́ rẹ ni. you cannot be everywhere with your children but your prayer can be everywhere with your children. ẹ ò lè sí ní ibi gbogbo nígbà gbogbo pẹ̀lú àwọn ọmọ yín. pàtó ayé wà ní ibi gbogbo nígbà gbogbo pẹ̀lú àwọn ọmọ yín. you can put angels in charge of them to sow righteousness in their heart. ẹ lè fi ángẹ́lì sí wọn láti máa ṣọ́ wọn láti fi irúgbìn sí òdodo sí inú ọkọ. you can control their life positively and determine who they will marry on your knees. ẹ lè máa ṣe àwọn ṣàkóso wọn ní rere kẹsì pinnu tí wọ́n fẹ́ lọ́kọ tàbí ní aya lórí eku. you are you have the capacity to use the awesome power of prayer to bring about good things for them. ẹ ní agbára ìyanu ọlọ́run láti mú kí ìṣẹ́gun ọlọ́run kó pàdé ayé wọn. and you also need time. bákan náà ẹ nílò àkókò. when you notice. nígbà tí ẹ bá ṣàkíyèsí. you as a parent. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí òbí. you find that Your children are very bad manners. Ẹ̀rí pé àwọn ọmọ yín wọ́n kùn àti aláìṣẹ̀kọ́. There is decision. Àti pé náà àlékún kan wà lára wọn. And you are contributing to it. Ṣé ẹ̀yin tán ẹ̀sìn ní ṣe ẹ̀sìn dákún ọ̀rọ̀ náà? When your ability to bring up your children. Nígbà tí ipa tẹ̀lé láti kó àwọn ọmọ yín. is the system. Tó bá jẹ́ ìtún ní àléébù nínú. Since then you will go to school. Nígbà náà lẹ́wàá lọ sí ilé ìwé. And the fighting teacher wà máa bá àwọn olùkọ́ wọn ẹ máa bá wọn jà. you are speaking rashly to the teacher. ẹ máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àrísí ẹ máa ń sọ sí àwọn ọ̀gá. your parenting is the teacher. ìṣe ìṣe òbí ó náà yípo nínú. wọ́n yẹ cursing and swearing in front of their children. nígbà tí ẹ bá ń ṣépè ṣẹ́kì búra níwájú ọmọ yín representing the city. Èsì òbí ó ní you know. Years ago. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Wọ́n yẹ ìṣẹ́m tó mú. Ọ̀dọ́mọdébìnrin kan tọ̀ mí wá. Ẹ ṣe dọ́kítà. Dókítà olókọ̀ ẹ̀. She doesn't speak Yorùbá at all. She they communicate in English at home. Èdè òyìnbó ni wọ́n máa fi ń sàn You ilé wọn. Ṣé dọ́kítà olókọ̀ yà? Dókítà olókọ̀ yà. I know that orí Yorùbá means head mo mọ̀ pé orí ní èdè Yorùbá ó túmọ̀ sí orí ènìyàn. What do they mean when they say your head? Kí ló wá túmọ̀ tí wọ́n bá sọ pé orí rẹ̀ as gbàbọ̀dè? Ó ti gbàbọ̀dè your head has gbagodo. Orí rẹ̀ ti wà bí wí. Oh, I see. Okay. Where did you get that from? Mo ní ó da àbájọ. Olúwa kò ní ọ̀lẹ́ sọ wípé that to her. Òun nípa àkókò ni ìyá àwọn máa ń ṣe. This good. Ṣé ó lóun tó dání? Ṣé very bad. Mo ló kúrú gidigidi. When you as a parent. Tó bá yẹ ìwọ gẹ́gẹ́ bí òbí. You are dressing indecently for your children. Ó múra lọ́nà ẹ̀tọ́ fún àwọn ọmọ rẹ̀. Your upbreeding is already the difference. Ẹ ṣe òbí rẹ̀. Ìṣúná ìkù lè ní. You are not wearing. Àwọn aṣọ tí ìwọ wọ̀ bí ẹnìkan. Ó ti ní sàn sílẹ̀. Ó wá wọ̀ sí ọrùn àwọn ọmọ rẹ̀. You're a woman. Obìnrin ni ọ́. You know you don't wear trouser. Bí ìdíje mọ̀dà. Ó mọ̀. Gẹ́gẹ́ bí ìyá pé òbí wọ ṣùgbọ́n you are buying it from the children. Ṣùgbọ́n máa rà fún àwọn ọmọ rẹ̀. You are making a statement. Láì ṣe àní àní o ti ń ṣe àní. You don't wear earrings. Ìwọ kì í wọ yẹ kí. But you are buying it for them. Ṣùgbọ́n orí ìgbà fún àwọn ọmọ rẹ̀. Oh, you say, ah, but what is this? Ló bá ní àti ilé yìí. <laughs> I, don't want them to be that serious. Ah, mi ò fẹ́ kọ́ fọwọ́ tó ń mú putting their on them. Láti máa fi yẹ kí kí etí àwọn ọmọ wọn. Upbreed is already the future. Èsì òbí rẹ̀ ó ti ní àléébù nínú. Your children do not greet you. Àwọn ọmọ rẹ̀ kò fi kí ọ. Your upbreeding is the future your children bring home something that does not belong to them and you say nothing about it. àwọn ọmọ rẹ ń tí kì í ṣe tí wọ́n wọ́n máa ń mú wáyé. so upbringing the teacher. àyè ìtọ́ ọmọ rẹ ó ti ní àléébù nínú. your children are talking back at you and pointing at your face. àwọn ọmọ rẹ wọ́n pààrọ̀ ọ̀rọ̀ fún ọ wọ́n ń tètè. up to their saying daddy shut up. wọ́n ní bàbá ẹ̀fàànù yín mọ́. Your bringing is a season. Kò sí sùn Your children are interrupting when you are speaking with another adult. Àwọn ọmọ rẹ̀ tó bá bá àwọn àgbàlagbà sọ̀rọ̀, wọ́n máa And somebody ask us to correct them say no no no this is present generation they are clever and bold it's not clever and boldness. Your upbringing is a When you allow your children to order the domestic staff anyhow àwọn tó ń bọ́ ṣiṣẹ́ nílé sí ìrìn kan sọ àwùjọ fẹ́lẹ̀ à wọ́n máa ń sọ̀rọ̀ sí àwọn ọmọ ọ̀dọ́. I do not wet my room. Báwo ti bá yàrá mi láwùrọ̀? Why are you sleeping? Kí ló dé kò sí sùn dídá Talking to domestic standard that. Ó ń bá àwọn tó ń bọ́ Calling your driver is driver. Ó pe ẹni tó ń wa ọkọ̀ yín ní olùwa ọkọ̀ òun. Bẹ́ẹ̀ni nípa ọ̀pọ̀lọpọ̀ ní ìdọ̀síṣẹ̀. kò sí sọ ọmọ yìí ó ní your children do not say thank you whenever somebody does something good to them. àwọn ọmọ rẹ nígbà tí yorùbá ṣe oore or whenever you do something for them. the upbringing is the system gbogbo tí ń sùn ọmọ yìí ó ní àdéhùn. when your children cannot stand other children who are less privileged. nígbà tí ọmọ rẹ wò lè dúró sí ẹgbẹ́ tàbí láàjùjọ àwọn ọmọ rẹ bá ti the future. nígbà báyìí kò tí ń ṣe èsì òbí ó ti ní àdéhùn yìí. when they can they, they just don't like watching their ancestors be treated as less. wọn ò ń fẹ́ láti fọwọ́ wọn nígbà tó bá lọ gbọ́n. they take something from anywhere without permission. ní ti kí iná lè mú okun láì gbà àṣẹ. then your children your parenting is Your eh? children now now conduct just walking to anywhere. Àwọn ọmọ rẹ̀ wọ̀ fi kọlẹ̀ kọ́ tó wọlé pápọ̀ wọlé bó ṣe They see you carrying things they don't take it away from you. Wọ́n máa di kó Something is wrong somewhere. Láì ṣe àní àní Your children are requesting for bribe bribe. Àwọn ọmọ rẹ̀ wọ́n Before they can do household work. Ó tó di pé wọ́n ti ṣe ilé. Well, it's part time. Àbí kan ṣiṣẹ́ Then you're are not breaking the system. Nígbà báyìí kò sí When your children are become expert at telling lies. Nígbà tí ọmọ rẹ tó bá ti kẹ́kọ̀ọ́ pé nípa pípa irọ́. Telling lies. So ń pa irọ́. Then the upbringing is specific. Ṣé bàbá ẹ̀kọ́ sísọ ọmọ yìí kó ti ní àléébù ní inú? areas where we need to thoroughly look at. Àwọn àgbègbè tó yẹ ká kíyèsí ni àwọn eléyìí. As we start this series on the school of parents. Bí a ó ti bẹ̀rẹ̀ àkókò ti ìdánilẹ́kọ̀ọ́ yìí. I pray that the Lord will help us in Jesus' name. Ìrọ̀ àti Olúwa yóò ràn wá lọ́wọ́ èrò Jésù and as far to teach them values, Níwọ̀n ìgbà tó bá kọ́ wọn ní àwọn tó yẹ fún mọ̀. You make them prayer warriors. Kẹ̀sì wọ́n ni a fi àdúrà jagun. You make them addicted to reading. Ẹyẹ ká ìwé kó mọ wọn lára. And your good role model. Ṣé ìwà sí olùwọ kọ́sì rere? You are the beautiful way to start. Ìfàdà ọ̀nà tó dáa lẹ́kẹ̀ẹ́ wọ̀ láti fi bẹ̀rẹ̀. Bow down your head to Lord. Ẹ tẹ́ orí ń ta olùfẹ́ to my father. Ẹ̀rí pé bàbá mi. Help me by your power. Ẹ ràn lọ́wọ́ nípa agbára. And anoint me by your strength. Ti okun yìí ni orí mi. Begin to talk to the Lord now. Ẹ bẹ̀rẹ̀ sí pé Olúwa sọ̀rọ̀ nísinsìnyí. Amen. Amen. Ah, now rise to your feet now. Níṣẹ́ ìdìbò lórí ẹsẹ̀ yìí. And sing this song loud and clear. Gbóhùn sókè kẹ́ before we go on in this part. Ó ló di pé àṣẹ ìwájú nínú Sing it loud and clear. Kọ́ lóhùn tó And we expect the Lord to visit you as you sing it loud and clear. Ní you tí Olúwa yóò tẹ̀yìn wò fẹ́ ti fún mi. revive one love. Let it redeem my soul. Holy Ghost revival. to my Ghost revival. And thou revival. And thou revival, Lord. Let it come redeem my soul. Hallelujah. Holy Ghost revival. Thank you. Hallelujah. that cannot be imported. Ẹgbẹ́ra tí kò ṣe é ní sí. In the name of Jesus. Bàláyé mi lórúkọ Jésù. In Jesus' mighty name we pray. Orúkọ Jésù tó lágbára ni a gbàdúrà. Shout hallelujah. Ẹ kí hallelujah. South Jesus is the same hallelujah. Ẹ hallelujah wípé Jésù ọ̀kan náà ni. South that my marriage is lifted hallelujah. Hallelujah wípé ìgbéyàwó mi kò ní bákan náà mọ́. Oh, we are pleased to welcome you again to this session of uh, Happy Home uh, Monthly Forum. A ti kí wa káàbọ̀ sínú ìpàdé lóṣooṣù ti ìdílé aláyọ̀. Where we meet to answer questions. Ibi tí a ti máa ń pàdé láti dáhùn àwọn ìbéèrè yín. It's a wonderful moment. Ó ti jẹ́ wákàtí tí ó láyọ̀ rí. A time where we tell it to Jesus. Àkókò tí a máa sọ gbogbo rẹ̀ fún Jésù. And at the end of it all, let's look at gbogbo. We are praying that uh, you will be blessed through it. Àgbàdúrà pé nípasẹ̀ ìpàdé yìí ẹ ó alábùkún fún. And that all your stolen marital virtues. Gbogbo ìtàn ìdílé yín will all be stolen marital virtue. Gbogbo àìsí ti ti ní ìgbéyàwó orí tí wọ́n ti jí lọ. Will receive freedom. Yóò gba òmìnira. In the mighty name of Jesus. Lórúkọ Jésù. In this sensitive month. Nínú oṣù yìí. Spiritually sensitive month. Nínú oṣù tí o ní ìmọ̀lára nípa tẹ̀mí rẹ̀ yìí. I pray. Mo gbàdúrà. That every effort. Gbogbo iṣẹ́ of your enemy tí ọ̀tá yín to destroy your marriage láti pa ìgbéyàwó yín every effort gbogbo ìlàkàkà to destroy your effort láti pa iṣẹ́ ọwọ́ yín every effort gbogbo ìlàkàkà to write the last chapter of your marriage láti kọ ìwé ìkẹyìn ìgbéyàwó yín be frustrated. In the name of Jesus. Again, I welcome you. We have just a uh, few questions. I know Àdúrà àwọn ìbéèrè díẹ̀ láti dẹ́rù. And um, but let me remind you that uh, we continue to receive your our messages or at our Alabamiji uh, office there. Ẹ̀jẹ̀ kìí ràn yín létí wípé a nífẹ̀ẹ́ sí láti máa gba àwọn ìbéèrè yín sílẹ̀ ní ọ́fíìsì wọn ní Alabamiji. And in our, you know, on our um, email. Àti lórí ẹ̀rọ ayélujára wa. MSM. N- MSN Home. MSN Happy Home at Mountain at gmail.com. I think you know that. MSN Happy Home at gmail.com. Wọ́n ti pè fún Praise God. Now, um, the question goes thus. It says, uh, I want to know what is the purpose of marriage. Mo fẹ́ mọ èrèdí tí a fi dá sílẹ̀. Since it is not for just bearing children, it is not about getting what you want. Nígbà tí kì í ṣe pé kí a kàn máa bímọ jọ nìkan tàbí kí a máa gba ohun tí sí. I want to know. Mo fẹ́ mọ̀. The reason because it looks to me it is a lot of work. Mo fẹ́ mọ ìdí rẹ̀ torí pé ó jẹ́ fún èmi gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ and uh, it is easier being single. ó sì rọrùn kéèyàn wà lákùn tàbí wúndíá. it is easier being single. ó rọrùn kéèyàn máa dá wà nìkan. this question may appear you know to be strange. ìbéèrè yìí lè jẹ́ àjèjì. but it is the same question that is uh, that been uh, in the heart of many people. ó jẹ́ ìbéèrè tó wà nínú ọkàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. which has led them to the, you know treating marriages as uh, you know essentially where you just bother about uh, what you can materially get. Ṣíṣe kí wọ́n máa fi ọwọ́ yẹpẹrẹ mú ìgbéyàwó rí ẹbí tí wọ́n lè rí gbà nínú ìgbéyàwó nìkan ni wọ́n kọjú sí. The thinking has no doubt led to trauma and failed marriages as against God's purpose. Àwọn ìrora tó àwọn èrò tó mú ìrora kàn wá àti tó mú kí ìkùnà nínú ète ìgbéyàwó kí ó jẹyọ. We are certain that there are yet many many many people like this brother. Ó dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ ló irú àbí arákùnrin yìí. whether married or not. Bóyá wọ́n ti ṣe ìgbéyàwó tàbí wọ́n wà ní àpọ́n tàbí oúnjẹ. Who live in the fear of what to expect in their marriage. Tí ẹ̀rù ohun tí ó tẹ̀yìn ìgbéyàwó yọ tó ń bà wọ́n. Praise God. Ẹ̀yin olúwa. But let's keep the faith. Ẹ̀sẹ̀ kí a sọ eléyìí. Let it be said that uh, the woman, you know, family is God's idea. Wípé Ìgbéyàwó ètò Ọlọ́run ni. The family is not is not a cultural creation of anybody or a human you know, formulation. Ìdílé kì í ṣe àṣà ìdílé ẹnikẹ́ni tàbí èrò orí ẹnikẹ́ni. So it cannot be treated just as uh, how you feel on the basis of how you feel. A ò lè fẹ́ wọ́n yẹpẹrẹ mú pé bí akànṣe ń lò lọ́kàn nìkan ni. Thinking that way has been the, the, the reason for the frustration of many in marriage. Ṣé ọ̀pọ̀lọpọ̀ rò di eléyìí ló mú kí ìjákulẹ̀ wáyé nínú ìgbéyàwó? God still delights in marriage. Nítorí pé Ọlọ́run nífẹ̀ẹ́ sí ìgbéyàwó. And uh, he has emphasized that, that marriage is honorable. Ó ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ìgbéyàwó gbọ́dọ̀ jẹ́ ọlọ́lá. As recited in Hebrew thirteen. Uh, uh, This one, Bísí will ní ìwé bẹ́ẹ̀rẹ̀ orí kẹtàlá ẹ̀sẹ̀ Honourable in all. Whether as an outsider. Or whether as an insider like a partner. You are expected to honour marry. ẹ gbọ́dọ̀ bu ọlá sí ìgbéyàwó. even people outside are supposed to honour the marriage. àwọn tó wà lóde bákan náà gbọ́dọ̀ bu ọlá sí ìgbéyàwó. a happy marriage with a certain feature begins with you know, the way you get committed to the roles that God has ordained the two parties in marriage to play. ìdílé aláyọ̀ tí à ń wò tí a fẹ́ irú rẹ̀ ọgbọ́dọ̀ dé ìtagbọ́dọ̀ fi apá mú pé A gbọ́dọ̀ àwọn ojúṣe kan nínú ìgbéyàwó yìí. And this is why we have to quickly tell you what are the few you know, roles of uh, the parties in marriage. Afẹ́ yàrá kọ́kọ́ sọ fún yín kí ni àwọn ojúṣe lọ́kọláya nínú ìgbéyàwó. Which this brethren seem to have missed so much. Tí arákùnrin yìí pàdánù tó bẹ́ẹ̀. Uh, the entire thing is actually listed in the what we call uh, marriage uh, scripture, Ephesians 5 you know. Ṣùgbọ́n ìlà kan sínú ìwé ti ìgbéyàwó tó wà ní ìwé Fẹ́sì oríkarùn-ún. twenty one to thirty three the láti kọkànlélógún títí dé ìkẹtàlélọ́gbọ̀n. but you want to quickly brush over it as a as a husband. a kò fẹ́ wò ó gẹ́gẹ́ bí ọkọ. you are a Christ delegate. Ìwọ ni Kristi ti yàn. For watching why for watching over your wife for the Lord. Láti máa bójú tó ọyà rẹ fún Olúwa. You are the head and because you are the head. Ìwọ ni orí torí pé sì jẹ́ orí. You hold the responsibility to give identity to the body. Ojúṣe wà fún yín láti fi ohun tí ara jẹ́ láti fi hàn. You are a priest. You are a savior of the body. You are the leader in the kingdom. Ẹ̀yin ni adarí over your children, over your wives and husband. Aya lórí ọmọ. And you will see that in all the cited uh, um, verse in uh, Ephesians 5. It continues to resonate that just as Jesus, as Jesus tẹnumọ́ pé bí Jésù bí Jésù. Until you begin to do that. Àyàfi gbàtẹ́ bá ti ṣe léyìí. You will tend to be having some frustration. Ẹ máa ní àwọn ìjákulẹ̀ kan nínú ìgbéyàwó. You are supposed to love Uh, fẹ́ràn Not just love, I just say love. Kíṣe actually ignores all mistakes. Kíṣe ìfẹ́ ojú ṣùgbọ́n ìfẹ́ àtòkè wá tó máa ń fojú fo gbogbo àṣìṣe. You will need to sanctify your wife. Ẹ gbọ́dọ̀ ya aya yín mímọ́. Ẹ and physically. Lára àti lẹ́mìí. It has been discovered àti ṣàwárí rẹ̀. That uh, a wife that is not nourished physically and uh, spiritually. Pé aya tí a fi oúnjẹ ara àti tẹ̀lé bọ́ often tend to be irritable and uh, very, very quarrelsome. Ọmọ afẹ́ jà tàbí kí ọmọ ní ìrira. Maybe that is what is giving this my brother some tough time. Bóyá ohun tí ó fún alákùnrin ni yìí ní ìgbà tí. And finally as a father too. Gẹ́gẹ́ bí bàbá bàtọ̀ náà. You must instruct in the way of the Lord. Àgbọ́dọ̀ jẹ́ alágbára nínú ọ̀nà Olúwa. And provide all physical needs like feeding, clothing, gbèsè gẹ́gẹ́ bí oúnjẹ aṣọ. Education. Àti ẹ̀kọ́. On the other flip of the Nídàkejì eh, the wife role to play. Ayaba kan náà ní ojúṣe láti ṣe. He is seen as a favour. A rí ayaba gẹ́gẹ́ bí ojú rere. And a divine help. Àti olùrànlọ́wọ́ àtètè wá. In life. Nínú ayé yìí. Woman woman is to help. Arábìnrin gbọ́dọ̀ ran arákùnrin lọ́wọ́. And the bible says it has to be a suitable help. Ìbéèrè wípé ó gbọ́dọ̀ jẹ́ olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀. Health needed in general is located in the woman. Ìrànwọ́ tí a nílò ó wà nínú obìnrin. Because a lot of things he does for the family. Nítorí pọ̀pọ̀lọpọ̀ ni àwọn obìnrin máa ṣe fún ẹbí. At a low time he encourages the husband and the family he encourages the. Tí ìjà tí ìjà ò bá rọrùn, aya máa gbé ọwọ́ orí ọkọ̀ ọwọ́ sókè. For faithfulness the husband cannot do it alone. Inú ṣíṣe èso bíbí ọmọ ayágbọ́dọ̀ ràn ọkọ lọ́wọ́. She has to help the husband in the ministry. Ayágbọ́dọ̀ ràn ọkọ lọ́wọ́ nínú iṣẹ́ ìránṣẹ́. And in most cases, he has to be a helper for the man. ní gbogbo ọ̀nà àyà jẹ́ olùrànlọ́wọ́ fún ọkọ rẹ̀. Uh, mo fẹ́ kẹ́ lọ ka ìwé ti obìnrin oníwà rere mi ní ìwé òwe onígbàkànlélógún ọlọ́kẹ̀sẹ̀ kẹwàá. A woman obìnrin that wants tí ó fẹ́ ìdúróṣinṣin. nínú ẹbí rẹ̀. must be submissive. Gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹrí ba. Submissiveness in this sense has been interpreted in different ways. Ọ̀pọ̀lọpọ̀ ló ti mú ọ̀rọ̀ ìjẹríba ló ti túmọ̀ rẹ̀ sí ọ̀nà mìíràn. But the major way we look at it is uh, an attempt by the woman to adapt herself to her own husband. Ọ̀nà pàtàkì tá a fẹ́ wo ọ̀rọ̀ títẹríba yìí ó ní kí obìnrin tó tẹríba fọ́kọ rẹ̀ kí ó sì máa ṣe otí ó mú inú ọkọ jù. the teaching is own husband so our own husband. ọ̀rọ̀ pàtàkì bẹ̀ ní ọkọ rẹ̀. the husband is us. Ọkọ títí òun ló ní ọkọ. That is the bone from where he was made. Eléyìí jẹ́ ìhà irúgbó ibi tí a ti dá òṣèré náà àti ẹran ara. And of course finally lákòótán. as a mother. gẹ́gẹ́ bí òbí. and as our father in the Lord has mentioned. ìwà ni olúwa ti sọ. he was he to be involved in being mother not only the children but the husband. ó gbọ́dọ̀ jẹ́ ìyá fún àwọn ọmọ àti fún how you does it become a, a, a mother to the to the to the to the husband. But when you yóò ṣe jẹ́ at the point of cleaving of cleaving. ní ìgbà dídì mọ́ra the the mother the man has technically lost the husband to her. Technically. By pleading. By pleading. Nípa eh, kíkúrò nínú ilé òbí rẹ̀. Yes, yes, yes, he has technically lost the husband to, I mean, the husband, I mean, the, uh, the, the mother to the uh, wife. Ọkọ yìí ó ti kúrò lọ́dọ̀ ìyá rẹ̀, ó ti wá súnmọ́ aya rẹ̀. Praise God. Ẹ̀yin Olúwa. Praise God. Ẹ̀yin Olúwa. Now, um, I said earlier. Mo tún sọ lẹ́ẹ̀kan sí. That there is need lákòókò. To be consistent in your familiarity with the word of God. Pé ẹ mú ọ̀rọ̀ Ọlọ́run lọ́kùnkún dùn. If you are to enjoy your marriage. Ṣé bọ́sẹ̀ gbàgbé ìgbéyàwó yín? Now this uh, my brother. Arákùnrin mi yìí. Was suggesting an option of being single wọ́n wá ń gbèrò bóyá kí àwọn dá wà nìkan. It must have been so frustrated and disillusioned. Ó ti lè. That he says. Ìlú pé. He must be considering uh, uh, being single. Ó fẹ́ dá wà ní àpọ́n. But if the roles that you have listed here and the work that you have to do. ojúṣe tẹ́ fi kà sílẹ̀ yìí àti àwọn iṣẹ́ tẹ́ ní láti ṣe. are the reason for you to want to be single. tó bá jẹ́ òun ni ìdí tí ẹ fẹ́ fi wà ní àpọ́n. and you will be quickly reminded. àwòrán yín létí bákan náà. of Paul's position on that. Ipò Bọ́ọ̀lù Àpọ́sẹ́lì lórí ọ̀rọ̀ yìí. If you choose to be on your own. Ṣé bá ti yàn láti jẹ́ bí àpọ́n? to the Lord. Ẹ gbọ́dọ̀ yàrá yín sọ́tọ̀ fún Ọlọ́run nìkan. And so the work we are running from. Iṣẹ́ tí ẹ fẹ́ sá kúrò nínú ilé. Is more. Ó ju. If you have to be start separate yourself from God. Èyí tí ó ṣe nígbà tí máa yàrá sọ̀ fún Ọlọ́run ó di eléyìí lọ. Know the account of uh, Paul in the Bible. Ẹ wo ọ̀rọ̀ tí Paul sọ lórí ìdílé lópin ìdílé. Marriage are you know, uh, are becoming very troubling. Ìgbéyàwó tí wọ́n ń la bìlísì kọjá. And unstable today. Kò dúró títí lónìí. As it looks to this brethren. Bí ó ti rí fún arákùnrin People enter into marriage for the wrong reason. Torí pé àwọn ènìyàn wọ́n wọ ní ìgbéyàwó lọ fún àwọn ìdí tí kò tọ́. While some have faulty foundations. Àwọn mìíràn wọ́n sì ní ìpìlẹ̀ tó ti wọ́. But I want to advise that any relationship with faith. Mo fẹ́ gbà yín nímọ̀ràn pé gbogbo ìbádọ́rẹ̀ tàbí ìgbéyàwó ni yóò kùnà. if it doesn't have its foundation in love. Tí kò bá ní ìpìlẹ̀ rẹ̀ nínú Olúwa. But it will fail as much if it is not stabilized in Christ's life friendship. Yóò fìdí ẹni pátápátá tí a ò bá fi di ìdílé yìí múlẹ̀ nínú Kristi. A couple are expected to leave their marriage vow. Lọ́kọláya gbọ́dọ̀ fi àwọn ìjẹ́wọ́ wọn tí wọ́n ti ṣe nígbà tí wọ́n fẹ́ ṣe gbéyàwó láti ṣe tó ṣe. Always try to renew their mind on the citation of the officiating minister during the wedding. Ẹ gbọ́dọ̀ tún máa mú àwọn ọ̀rọ̀ tí olùṣàkóso tó so yín pọ̀, àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ fún yín kẹ́ máa mú sójúṣe. All of us who are married know this. Even if you are not married. Ṣùgbọ́n àwọn tẹ́tí ti gbéyàwó àti àwọn tẹ́tí ti gbéyàwó. Nígbà tí àwọn olùsọ́gbọ̀n tó ń so nípa wípé arákùnrin yẹn arábìnrin yìí. Àjọyìn ìkólí màtìmọ́. Ní àsopọ̀ ní ìsàpọ̀ mímọ́. Which is honourable estate. Eléyìí tí ó jẹ́ ìgbékalẹ̀ tó lọ́lá. Established by God. Ṣé fìdí rẹ̀ múlẹ̀ nípa Ọlọ́run? Signifying. Signifying. Tó túmọ̀ sí. The mystical union. Ìdàpọ̀ ní tètè wá. Láàrin Kristi àti ìjọ. The same holy matrimony. Ìdàpọ̀ mímọ́ yìí. Was honoured by Christ and beautified by him. Òní Kristi bu ọlá fún ló sì bu ẹwà fún. In Canaan, Galilee. Ní Cana ti Galilee. What I'm saying finally. Òtí mo ń sọ lápòtán. Is that uh, there is. Uh, as long as you are conscious. Òní ìgbà tí ẹ bá ti wúwo. Of God's presence after your wedding. Wípé Ọlọ́run wà nínú ìgbéyàwó ní. You are not likely to live an anxious life in your marital journey. Ẹ ò ní gbé ìgbé ayé àníyàn nínú ìrìn àjò ìdílé yín. I think uh, my brother you will both remain, but if there is any other thing, we will uh, welcome you to come to Happy Home Ministry. Tí ẹ bá ní ìbéèrè ìsìn tàbí tẹ fẹ́ kí a sọ̀rọ̀ sí At what office you are in? wa nínú ọ́fíìsì ìdílé lion. Praise God. Ẹ̀yin Olúwa. Praise the Lord. Ẹ̀yin orúkọ Olúwa lógo. I have two questions with me here. Ìbéèrè méjì ló wà lọ́wọ́ mi níbí. The first one says. Béèrè àkọ́kọ́ wípé. Is it right for a born again Christian? Ǹjẹ́ ó tọ́ fún Kìrìsìtẹ́nì tó ti di àkúrí? To drink palm wine. Kó máa mu ẹmu. Number two. Ìbéèrè kejì. Is it right to serve or drink south? Ǹjẹ́ ó tọ̀nà láti máa ta ọtí bíẹ̀ fún àwọn ènìyàn ní ọtí líle mu bí ọtí bíẹ̀? Because they say it is good for blood. Nítorí wọ́n sọ pé aṣáájẹ̀ ṣe ni. These two questions. Ìbéèrè méjèèjì yìí. will be answered in will be given one answer. A ó fún ní ìdáhùn kan ṣoṣo. If you look at Proverbs twenty verse one. Ọtí and beer. Àti ọtí líle. They are powerful. Wọ́n jẹ́ ohun tó lágbára. And it can lead people astray. Ó sì lè mú àwọn ènìyàn sínú. And as children of God. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tí a jẹ́. These two should not lead us astray. A kò gbọdọ̀ fi àyè gba eléyìí láti mú wa ṣìnà. The fact that one could be led astray. By this liquid entity, Nípa To give every child of God. A heart check. Láti máa ya ara rẹ̀ Now, let's look at the dangers ẹ wá jẹ́ ká wo àwọn ewu. it can bring to our marriage and our home. èyí tó lè mú wá àti ìdílé wa. first and foremost. àkọ́kọ́ nínú rẹ̀. it impairs thinking and judgment. Ó máa ń mú kéèyàn má lè ronú dáadáa àti láti ṣèdájọ́ tó tọ̀nà. You can find this in Proverbs twenty-three. A lè rí eléyìí nínú ìwé òwe orí kẹtàlélógún. twenty-nine to twenty five Ìwé ọkọ̀dínlọ́gbọ̀n títí dé ìkẹrùn-ún. Proverbs thirty-one. Ìwé òwe orí kọkàndínlọ́gbọ̀n. Kọ̀ọ̀lélọ́gbọ̀n. To six. Láti ẹ̀kẹ́ kẹrin títí dé ìkẹkàn. An intoxicated husband or wife. Obìnrin àbí ọkùnrin tó bá ti mu ọtí àmúyó cannot fulfill the Bible command. Kò lè mú àwọn àṣẹ Bíbélì sẹ́mọ̀. To present your body as a living sacrifice. Láti ṣe ara rẹ sílẹ̀ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹbu àyè Only an acceptable to God. Mímọ́ tó fi ṣe ìtẹ́wọ́gbà sí Olúwa. A sacred service. Iṣẹ́ ìsìn tó tọ̀nà. You that such person. Pẹ̀lú ìpàgbọ́ bákan náà. Will not have power to reason kò ní lè ṣe dáadáa. will not have power to reason. Kò ní lè dáadáa. Romans twelve verse one. Ìwé ìwé Rome oríkejìlá ẹsẹ̀ kìíní. Another danger is brings into marriage and home. Ohun tó tún máa ń mú kó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó àtìlé. It removes inhibitions and motivations to do what is right. Ó máa mú kí ìtakìjú àti ìwúnilórí láti ṣe ohun tó tọ̀nà kí ó kúrò nínú ayé ènìyàn. Hosea chapter four verse eleven. Ìwé Hosea orí kẹrin ẹsẹ̀ kọkànlá. It also leads to poverty. Ó tún máa ń mú òṣì wọnú ayé ẹni. In that home. Nínú ìdílé náà. And give serious health problems. Ó sì máa ń mú àwọn àléébù àti àrùn nínú ìlera báni. Proverbs twenty-three. Ìwé òwe orí kẹtàlélógún. twenty one. Ẹsẹ̀ kọkànlélógún. verse twenty one. Ẹsẹ̀ kẹtàlélógún. verse thirty one and verse thirty two. Ẹsẹ̀ kẹtàlélógún àti kejìlélógún rẹ̀. Drinking wine and alcohol. Mímu ọtí wáìnì àti ọtí líle. Displeases God. Ó máa ń mú Ọlọ́run bàjẹ́ gidi. Proverbs twenty three verse twenty. Ìwé òwe orí kẹtàlélógún ẹsẹ̀ ogún. Galatia five nineteen to twenty one. Ìràwúrà Galatia orí karùn-ún ẹsẹ̀ karùn-ún ní orílẹ̀-èdè kẹtàlélógún. Only spirit will not stay there. Ẹ̀mí mímọ́ kò lè wà níbẹ̀. A Christian. Kìrìsìtẹ́nì. That drinks alcohol. Tí máa mu ọtí put himself and others to harm. àti àwọn tó kù sínú ìjàmbá ni. it did make it did them risk of harm. yóò máa jẹ́ kó máa ta gbọ̀ngbọ̀n. in that home. nínú ilé náà. Because nítorí pé. Violence can occur in such a home. Ìwọ̀n ẹ̀pá lè bẹ́ sílẹ̀ ní ìdílé náà. Anything can happen. Nítorí ohun ló lè ṣẹlẹ̀. The intoxicated person can get angry. Ẹni tó ti mọ sí para ó lè bí. And start using weapons. Tó bẹ̀rẹ̀ sí ni máa lo àwọn òjò olóró. That can harm his or her town. Èyí tí ó lè ṣe ìpalára fún àwọn ẹlòmíràn. Jesus told us. Jésù wí fún wa. In Luke twenty-one. Nínú ìwé Lúkọ̀ orí Verse thirty four. Ẹsẹ̀ kẹrin. Dání. Ẹ̀rìnlélógún. The expensive of taking out for. Gbígbọ́ ràbọ̀ràbọ̀ mímu ọtí líle. Instead. Ó wí pé. Take it to yourself. Ṣé a máa ṣọ́ra? Let at any time. Tó má jẹ́ pé nígbà kan. Your heart be weighed down. Ọkàn yín tẹ̀ With carousing and drunkenness. Pẹ̀lú ọtí líle àti ọtí àmupara. And tears of this life. Àti àwọn ohun àníyàn ayé yìí. So that that day comes. Tí ọjọ́ náà má bàa dé. Upon you unaware. Bí o lè lóru. That is. Èyí túmọ̀ sí pé. Drunkenness is a snare. Àmútípara. So we must abstain from it. Nítorí náà a gbọ́dọ̀ yẹra fún un. Let us look at this also. Ẹ tún wá jẹ́ ká gbélé ìyẹ̀wò bákan náà. The producers of this wine and alcohol. Àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ nílé ẹtí, àwọn tí wọ́n mú tí wọ́n ń ṣe ọtí yìí tí wọ́n gbé jáde. They will tell us. Wọ́n máa ń sọ fún wa. If you must drink. Tí o bá fẹ́ mú. Don't drive. Má wakọ̀. When that if you drive. Èyí tí tó bá ń wakọ̀. You must not drink. O gbọ́dọ̀ mú sí. It means that you dey dangerous uh, liquid. Ó sì mọ̀ wípé ohun ohun tẹ́lẹ̀ mú kó lẹ́wọ́ ni. For you to drink. Láti lè máa mú. I pray. That God will help us in Jesus' name. Mo gbàdúrà pé Holy Spirit will take charge of our life in the name of Jesus. Àkóso ayé wa Holy Spirit will take charge of our home in Jesus' name. Amen. The second question goes like this. Is it right for a woman? To remarry tí ó fẹ́ ìgbéyàwó ṣe. After he left the husband for five years. Nígbà tó ti ṣe ọkọ rẹ̀ sílẹ̀ fún ọdún márùn-ún sẹ́yìn. And the man does not seem to be interested in her again. Ọkùnrin yìí kò tilẹ̀ kò tó lè ṣẹlẹ̀ mọ́. She left the house. Ó fi ilé ìsílẹ̀. Because for eight years of the marriage. Nítorí pé ìgbéyàwó bíi ọdún mẹ́jọ yìí. Which produced two children. Èyí tí wọ́n ti bí ọmọ méjì nínú rẹ̀. She was beaten. Wọ́n máa ń lù ú. Like a slave. Gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀. Even when pregnant. Nígbà tó bá tẹ̀ lóyún pàápàá. The parents of the woman. Àwọn òbí arákùnrin yìí. Have been trying to make peace. Wọ́n ti ń gbìyànjú láti mú àlàáfíà jọba. But the parents of the husband do not seem worried. Ṣùgbọ́n àwọn òbí ọkùnrin yìí kò kọ́ wọ́n lóminú rárá. It was a Christian wedding. Ìgbéyàwó ti Kìrìsìtẹ́nì ni wọ́n ṣe in the church. Nínú ìjọ Ọlọ́run. Can still be married. Ǹjẹ́ ó lè ṣe ìgbéyàwó mìíràn bí? Amen. Àmín. Marriage vow. Májẹ̀mú ti ìgbéyàwó. is a very strong covenant. Ó jẹ́ májẹ̀mú tí ó le gidi. Between a man and a woman. Láàárín lọ́kọláya. And that is why God said. Ìdí nìyí tí Ọlọ́run fi rí bẹ́ẹ̀. In Malachi two fifteen. Nínú ìwé Malachi orí kejì. That he is putting away. Ìṣẹ́ Ọlọ́run kórìíra ìkọ̀sílẹ̀. But when there is violence in that home, ṣùgbọ́n tí ìjàgídíjàgan wà nínú ìdílé yìí, the temporary separation is very necessary. Ìyapa fún sáà díẹ̀ ó ṣe pàtàkì. For the issue to be resolved. Kí a lè yanjú ìṣòro náà. And this can only be done. Eléyìí ni wọ́n lè ṣe. Through prayer. Nípasẹ̀ àdúrà gbígbà. Serious prayer. Àdúrà tí ó le gidi. A new born again Christian. Ìsẹ́yìn ojúlówó tó ti di àtúndí. Who married rightly? Tó ti ṣègbéyàwó lọ́nà in a godly way. Àti ní ọ̀nà Ọlọ́run. That is, you take the traditional wedding. Èyí tí wọ́n ti kó sanwó orí. The court wedding. Ó ṣe ìgbéyàwó ti ilé ẹjọ́. The church wedding. Ó ṣe ìgbéyàwó nínú ìjọ Ọlọ́run. That sister arábìnrin náà cannot remarry. Kò lè sí ìgbéyàwó mìíràn ṣe o. Let us look at First Corinthians verse uh, chapter seven. Ẹ jẹ́ ká òwe Kọ́ríńtì sí ní orí ìṣẹ́gun. Verses chapter 7, Kọ́ríntì kìíní orí keje, verses 10 and 11. Ẹsẹ̀ kẹwàá àti kọkànlá. Then we move to verse thirty-nine. A wà lọ sí ẹsẹ̀ kọkànlá ní ogójì. It reads thus. Ó kà pé. And unto the married I command, yet not I, but the Lord, lift not the wife, let not the wife depart from her husband ṣùgbọ́n àwọn tó ti gbéyàwó ni mo sì ń pàṣẹ fún ṣùgbọ́n kì í ṣe èmi bí kò sí olúwa tí aya má ṣe fi ọkọ rẹ̀ sílẹ̀. but until she depart. ṣùgbọ́n bí ó bá fi í sílẹ̀. let her remain unmarried. tí ó wà ní àìlọ́kọ. or be reconciled to her husband. àbí tí ó bá ọkọ rẹ̀ làjà. and let not the husband. tí ọkọ. let not the husband put away his wife. tí ọkọ kí má ṣe kọ aya rẹ̀ sílẹ̀. Praise the Lord. Verse 39 says. The wife is bound by the law as long as her husband lives. But if her husband be dead. She is at liberty. To be married. To whom she will. Ṣé òun gbéyàwó? Only in the Lord. Òkè nínú Olúwa. Praise the name of the Lord. Ẹyin orúkọ Olúwa ló kọ. So this sister cannot remarry. Nítorí náà arábìnrin kò lè túgbéyàwó mìíràn ṣe o. She needs to intensify more in prayer. Ó gbọ́dọ̀ jẹ́ kí àdúrà rẹ̀ máa gbóná sí gidi. The husband needs and hates her prayer. Akọ rẹ̀ ó nílò àwọn àdúrà rẹ̀ gidi. And nothing, there is nothing God cannot do. Kò sì sí ohun tó kọjá agbára Ọlọ́run wa. We will do it. Kò lè ṣe é. Even if it is twenty years, we will do it. Bó tilẹ̀ jẹ́ ọdún ni Ọlọ́run á ṣe é. And your marriage will be restored in Jesus' name. Ìyàwó ilé ọ̀sìn mo dé padà mọ̀ tí kò lórúkọ Praise the Lord. Ẹyin orúkọ Olúwa lógo. Praise the Lord. Ẹ jẹ́ kí hallelujah. I say praise the Lord. Àbí kí ẹ jẹ́ kí hallelujah. I have a question here. Ìbéèrè wà nínú. The first question is, bẹ́ẹ̀ àkọ́kọ́ ni wípé. I have a brother. Mo ní arákùnrin kan. Here in the church. Nínú ìjọ yìí. Whom we are both planning to get married. Ẹni tí a ti jọ ń gbìmọ̀ pọ̀ pé a ó ṣègbéyàwó. But unfortunately. Ṣùgbọ́n wá sí ni láàánú. He has been married to a woman before I knew him. Wọ́n ti fẹ́ nìkan tẹ́lẹ̀ rí kó tó mo mọ̀. From hearing this story of the man. Bàtí mo wá gbọ́ ìtọ́kùnrin yìí. His wife said he was not interested in the marriage again. Aya rẹ̀ wá gbé òun kò fẹ́ ìgbéyàwó náà mọ́. Bẹ̀dẹ̀ myself ṣùgbọ́n èmi ti fara mi as the president for the man mo ti lóyún fún ọkùnrin yìí because of this I aborted the child nítorí òyìnbó aṣọ oyún náà. Now that the woman is saying is not interested in the marriage, nígbà tí wọ́n gbóhùn fẹ́ ìgbéyàwó yìí mọ́, can I go back to the man? Ṣé kí n padà lọ bá ọkùnrin yìí? That's the question. Ìbéèrè náà rèé. The first thing in this question is very amazing. Ohun àkọ́kọ́ nínú ìbéèrè yìí yani lẹ́nu. The word brother. Arákùnrin nìyí. Who is a brother? Tani arákùnrin yìí. A brother is a saved person. Òun ni ẹni náà that is living above sin. Èyí tó ga jù ẹ̀ṣẹ̀ lọ. And he now said that in this church, ìgbé nínú ìjọ yìí, you both of you are in sin. Ẹ̀yin one wà say, And you are not members of the church. Ẹ ò jẹ́ Because it's a holy church. Nítorí ìjọ mímọ́ ni. So whatever you are doing. You are a member of the congregation. Ẹ jẹ́ ọmọ Not a member of the church that is waiting for the rapture. Ọmọ ìjọ lẹ No matter what you are doing. And no matter what you are saying. Now I now say, can I go back? You cannot go back if you are born again. The other question is for those in the kingdom fún tó wà nínú ìjọba. not outside the kingdom. kò sí àwọn tó wà ní òde ìjọba. because if they are born again. tẹ jẹ́ àtúndé. in second Corinthians chapter four. nínú ìwé Kọ́ríńtì kejì. chapter six rather. orí kẹfà. verse fourteen. ẹsẹ̀ kẹrìnlá. èyí náà tọ̀ ní kọ́lé yọk together with unbelievers. ẹ má ṣe fi àìdọ́gbàdà pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ́lẹ́ṣẹ́ at righteousness with unrighteousness. ìgbàgbọ́ kí ni òdodo ní pẹ̀lú àìsí. and what communion has light with darkness. ìmọ̀lẹ́sìn pẹ̀lú òkùnkùn. if both of you are in darkness gbà wà lókùnkùn. The question is not necessary. Kò ìbéèrè yóò ṣe pàtàkì. And then it's now saying. Wọ́n ti wá wípé. That in Ephesians chapter six. Nínú chapter five. Ephesians orí karùn-ún. It says, no, let no man deceive you. Kí ẹnikẹ́ni má ṣe tọ̀hún jẹ́. With vain words. Pẹ̀lú ọ̀rọ̀ asán. Because of this, comment the wrath of God upon the children of disobedience nítorí ìdájọ́ ọlọ́run á wá sórí àwọn aláìṣòdodo. in verse eleven. ní ẹ̀sẹ̀ kọkànlá. and having no fellowship with the unfruitful works of darkness. ẹ má sì ṣe bá aláìṣẹ́ ṣe ṣẹ́gun. but rather reprove them. ṣùgbọ́n ẹ̀rúkú máa. but in verse twelve they say for it is a shame. nítorí ìtìjú sílẹ̀ ní. even to speak of these things which are done of them in secret. Nǹkan wọ́n ni tó ṣe ní kọ̀kọ̀. It is a shame. Ó jẹ́ òun ìtìjú. To be having this type of thing. Láti jẹ́ kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀. Can I go back? That question is not for believers at all. If you are born again. Ṣèbájá àtúndí you are not to go back into the world. Ìyẹ́ padà sínú ayé mọ́. Because you are not supposed to have fellowship with the work of darkness. Nítorí ẹ̀ gbọ́dọ̀ ní iṣẹ́ kankan ṣe pẹ̀lú iṣẹ́ òkùnkùn. And the second question, ìbéèrè kejì, is saying, what can I do? Ṣé ni kí n ṣe? To correct a son. Láti lè bá ọmọ kan wí. Twenty-four year old. Ọmọdún mẹ́rìnlélógún. Having sex with nineteen year old. Tó ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọbìnrin. What can I do? ọ̀kàndínlógún kí ni kí n ṣe. number one is this. ohun àkọ́kọ́ ni pé. We need to understand nature and characteristics of child development. Ìṣẹ̀dá àti àbùdá bí ọmọ ṣe ń dàgbà. We need to understand. And that's why parents are held responsible for whatever happened to a child. Àgbọ́dọ̀ ní òye rẹ̀, àwọn òbí ló sì yẹ ká bá rí ogún tó bá ṣẹlẹ̀ sí ọmọ náà. Zero eight. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. The brain of the child is very very clean like a white cloth. Ọpọlọ ọmọ náà ó jẹun tó mọ́ tónítóní. And the research says the brain is called tabula rasa. Àwọn onímọ̀sílẹ̀ very very clean. Wà sọ fún wa wípé kò sí àdàlù kankan nínú ọpọlọ náà. But when the child reaches goes to ages three and four. Ìgbọ́n tọ́mọ́nà bá ti wá ń ṣe ọmọ ọdún mẹ́ta sí mẹ́rin. The child is having seventy-five percent of adult brain. ọmọ náà ti wá ní ọpọlọ bí ìgbà yóò sáré ní ọwọ́ àti àgbàlagbà. don't undermine don't undermine what the children can do. ẹ má ṣe wá jẹ́ kí a bùkù tí àwọn ọmọdé lè ṣe. they learn very very fast. wọ́n máa ń kọ́ ohun ní kíákíá. and under this situation ní irú ipò yìí. very restless and all that. wọ́n máa fẹ́ sí bẹ́sẹ̀ ọ̀hún. but the child as I said. bí mo ṣe sọ nípa ọmọdé. three to four ọmọ mẹ́ta sí mẹ́rin. also having seventy-five percent formed in terms of personality. nípa ìwà atara wọn ìdá mẹ́ta sí mẹ́wàá ni wọ́n ní. now when a child grows to age seven to nine. tí ọmọ déyìí bá ti wá di ọmọ méje sí mẹ́sàn-án. at age eight eight ní ọmọ ọdún mẹ́jọ. is having the brain of ninety percent of adult brain. ọpọlọ rẹ̀ ti pé bí ìdá mẹ́sàn-án sí mẹ́wàá tàgbàlagbà ló jáde. at age seven is referred to as eraser age. ní ìgbà tó wájú ọmọ ọdún méje ó jẹ́ ọmọ tọkọ rẹ̀. the child has inclination to do perfect work in order to gain approval and therefore they try to erase their errors by making several attempts kódà ọmọ ìyọkọ rẹ̀ ó lè ṣeun lọ́nà tí ó pé kódà ó lè gbàgbà ohun mìíràn ṣe. now as a parent gẹ́gẹ́ bí òbí this particular thing is very important. ohun tá à ń sọ yìí jẹun tó ṣe pàtàkì. at age nine to twelve. tó bá ti kọ́ ọmọ ọdún mẹ́ta sí méjìlá. we call pre-adolescent group. ó ti ń bọ́ sí ọ̀dọ́. that time it becomes increasingly important to him. peer group at that point point increasingly important to him. Ìbákẹ́jẹ́pọ̀ wá jẹ́ ohun tó jọ lójú. He must be guided. A gbọ́dọ̀ dípa ń tọ́. And then he also loves to get involved in spiritual activities at hmm. this very age. Ìpele ọjọ́ orí rẹ̀ yìí, ó fẹ́ láti máa ṣe oúnjẹ ní. That's why we have to give God the glory for our children that are singing and involved in one thing or the other in the church. A máa ṣègbè fún Ọlọ́run fún àwọn ọmọ wa tó ń kọ orin tó ń gbé nǹkan ṣe ní ilé Ọlọ́run. Then what can you do as an individual? Gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan kí ló ta wá lè ṣe yìí? You need to have compassion. Ẹ gbọ́dọ̀ wá ní ìfẹ́. Ability to sustain the truth in the face of persecution or discouragement. Bá láti lè mú òtítọ́ ṣẹ nínú inú níbí ni. Number two, you have you need to have sincere, you need to be sincere and selfless, you have to be sincere and selfless service has to take place. Ẹ jẹ́ olóòótọ́ àti ìmọ̀ọ́ṣẹ́ṣe. Number three, ẹ̀kẹta. Sound teaching of the word of God ẹ̀kọ́ ọ̀rọ̀ lọ́n tó yè kóró. Then that means you yourself you must be a Bible reader. Ẹ̀yin fún àyìnbọ̀dọ̀ jẹ́ nǹkan kà Bíbélì. Then inspiration that induces uh, vision and body and body. Ìrọ̀ àti ẹ̀rù náà. So you need to have this at the end of the day. Ẹ gbọ́dọ̀ jẹ́ ká mú un. When you keep on praying for the for the child. Ṣé wọ́n gbàdúrà fún ọmọ náà? Then you need to apply what is called principle of relevance. Ẹ wá fi ìlànà ìmọ̀ nǹkan ṣe sójúṣe. That is what you are telling that child is relevant to what he want to hear. Ohun tẹ́ ẹ sọ fún ọmọ náà ó jẹ́ ohun tó fẹ́ gbọ́. He will lis ten to you if you meet if you are meeting the need of that child. Ṣé ohun tẹ́ ẹ sọ fún ọmọ náà bá jẹ́ ohun tó jẹ́ ojúlówó tó fẹ́ gbọ́ àtẹ̀sígbọ̀ yìí? Because children children are learning fast. Nítorí àwọn náà kẹ́kọ̀ọ́ ní kíákíá. Is a the child that is highly temperamental. Ó jẹ́ ẹni tó ní ìmọ̀lára tirẹ̀. The child will learn that from you. Wọ́n á máa tọ́ba jẹ́ ìnáṣẹ́ tó ní ìmọ̀lára lọ́nà kan akọ́ ẹ̀kọ́ yìí. Like a child. Gẹ́gẹ́ bí ọmọ. In the in the home. Tó wà lé the during the prayer. Nígbà tó ń gbàdúrà. They ask the the child the girl. Wọ́n bèèrè lọ́wọ́ obìnrin náà to pray. Gbàdúrà fún wa. If you ask for a child. Ṣé bá jẹ́ ọmọ bẹ́ẹ̀? Then you know ẹ sì mọ̀ pé you have a lot to do. ẹni iṣẹ́ tó pọ̀ láti ṣe. for example fún àpẹẹrẹ before I tell you the prayer that child pray. kí ló sọ àdúrà tọmọ náà gbà. at this particular age ní ọjọ́ orí rẹ̀ yìí. when they are growing. nígbà tí wọ́n dàgbà sí. when the the girl has the observe the breast going out for the first time. ìgbà tó máa kọ́kọ́ rí pé ọmú rẹ̀ ti ń yọ sóde díẹ̀ díẹ̀. she will feel very important. a jẹ́ ní pàtàkì. she will walk like somebody who is taller than her age. a máa rìn ju ẹni tó ga jọjọ yìí lọ. and when the boys boys. tó bá jẹ́ àwọn ọmọkùnrin. started to be like my own. wọ́n bá rí pé ohun hmm. gbọ́n ti ń tẹ̀. very very happy. ojú rẹ̀ á dùn. and at that particular time. ní irú ọjọ́ orí yìí. sexually they have to be guided. Nípa tìbálòpọ̀ àgbọ́dọ̀ rí pé àmójútó wọn. Otherwise they will fall. Bí kò ṣe bẹ́ẹ̀ wọ́n lè ṣubú. Then you have to also monitor the type of friends These people are having. Kódà irú ọ̀rẹ́ tó ní jọ agbọ́dọ̀ mọ̀ wọ́n. You need to monitor it. Ẹ gbọ́dọ̀ máa mójútó wọn. Then this time can can a song. Tí ọmọ bá wá kọrin tán. Pray pray the prayer. Tó wá gba àdúrà. What was the prayer? Kí wà ní àdúrà tó gbà? A small girl. Ọmọbìnrin kékeré. Said you pray in the family. Ó gbé gbàdúrà ní mọ̀lẹ́bí. When it came to her son. Gbàtọ́ wá di àgógó tirẹ̀. She said, Oh God. Oríṣi Olúwa. Thank you for providing food for us. Mo dúpẹ́ kí a pèsè oúnjẹ fún wa. Don't allow our friends to finish our food. Ẹ má jẹ́ káwọn ọ̀rẹ́ wá jóúnjẹ wa tán. God o. Oh, Olúwa. Come and help us. Ẹ ràn wá lọ́wọ́. That man. Látàlẹ́ náà. That man. Ọkùnrin náà. That is struggling and fighting with mommy on the bed when daddy is not allowed is not around. Don't allow him to kill my mommy o. Ọkùnrin náà tó wá ń bá ìyá jẹ ìjàkadì nígbà ìjọba ò sí around. Má jẹ́ kó pa ìyá mi o. Lẹ́nu náà ṣe oh God. Gbogbo Olúwa. Jesus. Jésù. Come and help us o. Wà lọ́wọ́. This our housemate ọmọ ọ̀dọ́ wa yìí. that is putting her dirty mouth in daddy's mouth when mommy is not around. èyí tó ń gbé ẹnu tó dọ̀tí sí bàbá wa lẹ́nu àti ìdí ara. don't allow him to give daddy sickness. má jẹ́ kó àìsàn mọ́ bàbá o. in the name of Jesus. orúkọ ńlá Jésù. àṣírí tú. <laughs> the secret is revealed. may God bless us. olúwa ràn gbogbo wa lọ́wọ́ o. Praise the Lord. Hallelujah. The secret is out. Àṣírí ti tú. Praise the Lord. Hallelujah. We have a question here. A ní ìbéèrè kan nìyí. Say what if you are already married before becoming born again? How do you know if the person you are married to is God's giving partner for you? Ìbéèrè tí wọ́n bẹ̀rẹ̀ ni wípé nígbà tí irúfẹ́ níbẹ̀ tó ṣe ìgbéyàwó kò sí nínú kristi jésù ṣùgbọ́n nísìnyí tó ti wá gbéyàwó báwo ló ṣe fẹ́ mọ̀ wípé ẹni tóun ti fẹ́ nígbà tó ìdí ìgbà jésù ó jẹ́ ìfẹ́ ọlọ́run fún ayé òun praise the lord ẹ̀yin olúwa lógo. So you cannot go back in time. You, you have to live with the reality of your situation ẹ wò lè fàbà sẹ́yìn ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ní láti dojúkọ. Thank God you are born again. Adúgbò lọ́wọ́ náà torí ṣe ti di àtúndí. And you are a brand new person in Christ. Ẹ̀sìn bẹ́ẹ̀ dá tuntun nínú Kristi Jésù. However, you have not told us if your partner is also born again. Ẹ ò tí ì sọ fún wa bóyá ọkọ yín bàbá ó ti di àtúndí. If you are both born again now. Tó bá jẹ́ pé ìlú jẹ̀jẹ̀ ti gba Jésù. Then it's perfect. O jẹun tó pé. All you need to do, ohun tí a nílò láti ṣe, is for both of you to deepen your relationship with God. Òun ni kékeré jẹ́ kí ìbáṣepọ̀ ẹ̀yin méjèèjì tí ó jinlẹ̀ sí nínú Olúwa. Fear God, ṣe ẹ ní ìbẹ̀rù Olúwa. And structure your marriage. Ṣé ẹ sì sọ ìgbéyàwó yín? according to the divine principles. Gẹ́gẹ́ bí ìlànà àti òkè wá for a successful marriage. Fún ìgbéyàwó tí ó fi ṣe àṣeyọrí. However, ṣùgbọ́n. If your partner is not born again. Tó bá jẹ́ pé ẹnìkejì ní kò sí ìgbà fún bí. You have a lot of work to do. Ẹ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe. You the scripture is clear on the position you should take. Ìgbésẹ̀ ìtẹ́lẹ́ láti dé ó hàn kedere nínú Bíbélì. In First Corinthians chapter seven, nínú ìwé Kárìntì kìíní orí ìkeje from verse 12 láti ẹsẹ̀ ìkejìlá. It reads, ó kà báyìí. But to the rest I speak. Ó ní ṣùgbọ́n sí àwọn tó kù mọ́ wí. Not the Lord. Kì í ṣe Olúwa. If any brother Ti arákùnrin kan. Has a wife that believeth not. Tí ó bá ní aya tí kò sí ìgbàgbọ́. And she be pleased to dwell with him. Tí ó sì fẹ́ láti máa bá Let him not put her away. Tí ó má ṣe kọ̀ sílẹ̀. But to the woman, ṣùgbọ́n tí obìnrin, which had a husband, èyí tó that believeth not, and if he be pleased to dwell with her, let her not leave me, For the unbelieving husband, is sanctified by the wife. Aya rẹ̀ ti kọ́ di mímọ́, and the unbelieving wife, aya tó sì ti aláìgbàgbọ́, is sanctified by the husband. Ó sì ti mímọ́ látọwọ́ ọkọ rẹ̀. Else your children unclean. Ṣùgbọ́n àwọn ọmọ ìjà aláìmọ́. But now they are holy. Ṣùgbọ́n nísìnyí wọ́n ti di ọ̀kan. Praise the Lord. Ẹ̀yin olúwa lógo. So for the person whose husband or the wife is still an unbeliever. Fún ẹni náà kò jẹ́ kí ọkọ tàbí ayàwó sì jẹ́ aláìgbàgbọ́. The Bible clearly says that you should dwell with that person. Bíbélì ń ṣe pé a máa dé pẹ̀lú irúfẹ́ As long as the person desires also to dwell with you. Níwọ̀n ìgbà tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá ní ìfẹ́ láti máa bá ń gbé. And so the responsibility is on the believer. Ojúṣe náà ó wá kù sọ́wọ́ ẹni tó ti ṣe ayé rẹ̀ fún Jésù. When you are now a new person in Christ. Nígbà tó ti dẹ̀ dá tuntun nínú Kristi. You begin to communicate good things to your partner. Wàá bẹ̀rẹ̀ sí ní tún rẹ́rìn gbogbo fún ẹnìkejì rẹ. Your character must be such that your partner will be willing to dwell with you. Ìwà rẹ̀ ó ní láti dára débi wípé ẹnìkejì rẹ̀ yóò máa ní ìfẹ́ láti máa bá ọ gbé. When you communicate good character, nígbà tó bá ń ìwà rere, you will be in a position to share your new life with your partner. Wàá wà ní ipò láti bá a sọ̀rọ̀ ìdí ayé ọ̀tun and your partner will be encouraged. Yóò sì wú lórí láti tẹ́tí sí ọ. To want to live your new life with him. Yóò fẹ́ gbé ìdí ayé ọ̀tun rẹ pẹ̀lú rẹ. But if you become judgmental, ṣùgbọ́n tó bá di onídàájọ́ and resentful, àtẹnisẹ́ pé ó tẹ̀ ń kọ́ra. Then you make it easy or ó jẹ́ for the unbelieving person. Fún ẹni tí kò sí di onígbàgbọ́ to either want to depart bóyá kí wọ́n pínyà or ask the woman to leave. Tàbí tó ní kí aya yìí tó lọ. So specifically answering your question how do you know the will of God after you already married. ní ìtàn àtò láti lè dojúkọ ìbéèrè yín báwo ni ènìyàn ṣe mọ ìfẹ́ Ọlọ́run nígbà tó ti ṣe ìgbéyàwó. This question is unnecessary. Ìbéèrè yìí kò ní ṣiṣẹ́. All you need to do deepen your relationship with God. Ohun tó nílò ní ṣe láti lè jẹ́ kí ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run tí ó jinlẹ̀ sí i. And you will have a successful marriage. Wàá sì ní ìgbéyàwó tó ṣe àṣeyọrí. Praise the Lord. Ẹyin olúwa lógo. The second question says, I am a thirty-six year old man. Ìbéèrè kejì wípé ọ̀dọ́mọkùnrin mẹ́rìndínlógójì ni mí. Married with children. Mo ti ṣe ìgbéyàwó pẹ̀lú àwọn ọmọ. My concern is around my parents. Ohun tí ó kàn mí gbọ̀ngàn tó sì ń dùn mí lọ́kàn òun ni nípa àwọn òbí mi. It is sad that from childhood. Ó bani inú jẹ́ pé láti kékeré till now. Títí di ìsinsìnyí. My parents always quarrel. Àwọn òbí mi wọn a máa bára wọn jà. Small issues ọ̀rọ̀ kékeré are blown into big quarrels. a ti wá ti di ńlá. and it has become every other day. ó ti wá di ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. I am an only child. Èmi nìkan ni àwọn òbí mi bí. And I've tried severally. Mo sì ń sọ kúlọ́pọ̀ ìgbà. To discuss with my mother. Láti bá ìyá mi sọ̀rọ̀. The need to be patient. Èrèdí tí wọ́n fi mú sùúrù. I try to discuss with my father. Mo gbìyànjú láti bá bàbá mi sọ̀rọ̀ jómi sórí ọ̀rọ̀. But I cannot say that we are that close. Ṣùgbọ́n mi ò lè sọ wípé ajẹ́ni tó súnmọ́ra títẹ́títẹ́. For me to advise him the way I would have loved to. Fún mi láti gbà níyànjú ní ọ̀nà tí ò bá wù mí. Because it will be termed as being disrespectful. Nítorí pé wọ́n wò ó gẹ́gẹ́ bí ẹni pé mi ò bú ọlá fún mi ò sì bọ̀wọ̀ fún. I am very sad. Ó jẹ́ ohun tó bà mí nínú jẹ́. Please advise me. Ẹ jọ̀wọ́ ẹ gbà mí níyànjú. On what to do. Lórí ohun tó yẹ kí n ṣe. As they are both approaching seventy. Gẹ́gẹ́ bí àwọn méjèèjì ọtí fẹ́ tó ọmọ àádọ́rin ọdún. This person has not told us the spiritual status of the parents ẹni yìí kò sọ ipò tí àwọn òbí rẹ̀ wà fún wa nípa tẹ̀lé. whether they are born again or not. bóyá wọ́n jẹ́ ẹni tó ti dà sí nípa ìbẹ́ẹ̀kọ́. but however he has started well tí wọ́n a bá ti bẹ̀rẹ̀ dáradára. he has started well. òun ti bẹ̀rẹ̀ dáradára. by at least seeking to dialogue with his parents. láti lè wá bí wọ́n ṣe fi ọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ pẹ̀lú àwọn òbí rẹ̀. but he also has to go a step further. ṣùgbọ́n ní láti gbé ìgbésẹ̀ síwájú sí i. to start praying for them. kí ó lè máa gbàdúrà fún wọn. and he should not consider himself too young to actually take on his father. kò gbọ́dọ̀ rí ara rẹ̀ bẹ́ẹ̀ ni fẹ́ tó kéré jù láti lè bá bàbá rẹ̀ sọ̀rọ̀. You should let them know that the way they are living their life is embarrassing to him and it's also not good for them. Ó yẹ kó jẹ́ kí ó wípé bí wọ́n ṣe ń lè gbé ayé wọn, ó ń dójú ti òun àti wípé kò tilẹ̀ dára fún àwọn tìkára wọn. Ní àtẹ̀yàn family, ó ní ẹbí ẹ̀yàn family. Oh, pàápàá ní ẹbí tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. And so the parents had to be role models. How Àwọn òbí rẹ̀ wọ́n ní láti jẹ́ àwòkọ́ṣe and set good examples. Tí wọ́n sì fi àpẹẹrẹ rere So this person will need to take on his parents' on a very serious note, even if it means getting other people involved. Ẹni yìí ó ní láti bójútó àwọn òbí rẹ̀ pàápàá jùlọ tó bá nílò fún láti lè ṣe àwọn ẹlòmíràn tí wọ́n wá dá sí ọ̀rọ̀ yìí. Men of God or their, even their pastors. Àwọn ènìyàn Ọlọ́run tàbí olùṣọ́ àgùntàn wọn. However, if the parents are unbelievers, ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn òbí rẹ̀ jẹ́ aláìgbàgbọ́, We have to communicate with them and lead them in the way of Christ. Ó ní láti bá wọn sọ̀rọ̀ tó sì sọ wọn sí Kristi. Because once they get to know the Lord, nítorí to tẹ́tẹ́ tí wọ́n bá ti mọ olúwa, The they probably will live better. Ó ṣeé ṣe pé one thing, gbé ìgbé ayé tó sunwọ̀n. But if they are already born again, what tó bá jẹ́ tí wọ́n ti jẹ́ a problem here. Ìṣòro wrong then? Because their problem could be spiritual. Nítorí pé ìṣòro wọ́n lè jẹ́ nípa me? One of them could be laboring under a curse. or Ọ̀kan nínú wọn master. La la, làálàá lábẹ́ ìgbọ̀n. Or it could be hereditary or foundational. Tàbí ohun tẹ́ tí wọ́n jogún bá tàbí wàhálà láti ní ìpìlẹ̀ wọn. So they need to be counselled to either seek spiritual help by praying or going for deliverance. Wọ́n nílò pé kí a gbà wọ́n níyànjú pé kí wọ́n wá um, ìgbìyànjú nípa ti tẹ̀lé kí wọ́n lọ fún àdúrà tàbí ìtúsílẹ̀. And also this young man, ọ̀dọ́mọkùnrin yìí should not also take the parent situation for granted. Kó má sọ̀rọ̀ yẹpẹrẹ mú ipò àwọn òbí rẹ̀ yìí. We need to start praying for his own marriage now. Òun pàápàá ó ní láti bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lórí ìgbéyàwó tirẹ̀ báyìí. Because if this is foundational. Nítorí pé títẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tó bá jẹ́ nípa ìṣẹ̀lẹ̀ ni. It will either happen to him later on in life as well. Nígbà tí ó bá ṣe ó lè ṣẹlẹ̀ sí òun pàápàá. So he needs to start praying now, preventive prayers. Ó ní láti máa gba láti fi dáàbò ohun tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú yìí. And be sure that he is free from this problem as well. Kó sì rí dájú pé òun pàápàá ó bọ́ lọ́wọ́ ìṣòro ìbátan náà. This person has not given us his number. Ẹnì kò tí ì fún wa ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. We will appreciate if you will come and see us at the happy home. A ó mọ rírì sí irúfẹ́ ẹni yìí tó bẹ́ẹ̀ bá lè wà rí wa ní ibi tí a ti ń bá ènìyàn sọ̀rọ̀ ní ìdílé aláyọ̀ for more assistance láti lè tún ìrànlọ́wọ́ sí i. Praise the Lord. Ẹyin olúwa lógo. Let's light up the Father, we thank you for a time like this before you. And Father, I decree by the spirit of the prophet. And I decree upon your people here. That they will have divine immunity in the name of Jesus. Ṣé Every tragedy left in this year. Pé Is minus you and your family in the name of Jesus. The Lord will move you from strength to strength. And the Lord move you from glory to glory. Yóò mú yín The Lord blesses you from that. Let his face be shine upon you. and be mọ́ unto you. You shall go from strength to strength. You shall go from glory to glory. And whether the devil likes it or not, you shall end this year with joy. In the name of Jesus. Thank you, Heavenly Father. In Jesus' name we pray orúkọ Jésù la Don't forget that the manna water service continues on Wednesday. Màmá pàbí pé ìpàdé omi mánà. And you come fast and you break with your manna water. Àwọn wàá tó ń ta àwẹ̀. Now also if you have not bought the end of the year Prayer went to 2018, please buy one. Also, you can buy one and give to the needy. Buy it and drop it at the altar. Let us share the grace of Drop the with us now and forevermore. Amen. So, goodness and mercy follow all those of we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Seven Goliath, hallelujah, let's go.